إليك بلالي طيبا ثم أطيبا خليفة رب العرش في الأرض موردا وأحكم بين الناس بالحق مذهبا أيا مرشد القوم أداء دا ألفان لا تطابق دين الله فتوى مقربا جزاك إلهي خطوة بعد خطوة Pẹ̀lẹ́ láti pẹ̀lẹ́. Aláàmà bàbá ìsà nínú olúmìkà marhaban. Ọlọ́kọ́ wọlá gbogbo tẹ́kí fojú bá nínú Jihadu kalillahi mínà lọ́yà jùrù. Ṣé bí wa? Báwo ni tọ́lọ́wọ́ ṣe máa ga sí? Báwo lọ́lọ́wọ́ ṣe káyà ayé náà ni ìgbìyànjú bàbá lójó ojú náà? Ìnà lọ́yà jùrù. Ẹ́ ọlọ́ọ̀bá náà lókúnlẹ̀ sọ ilẹ̀ sọ àwọn ọmọ ìdẹ́yàn kò tẹ́lẹ̀ kan fún yí bàbá Wà ìdẹ́ náà amúnà mọ́wà àbíbà ní. Ṣé bẹ́yìn náà lẹ́ni tí ń sọ àwọn ọmọ ènìyàn mọ̀nà tó wá ti ń fẹ́ tí ò ní bọ̀kànbalẹ̀ ló bá ti wá gbọ́ ọlọ́run látẹ̀lú yí àjìjẹ́ tó ní bọ̀kànbalẹ̀. Wọ́n ti ṣì bí wọn á ń kò lè rí lálẹ́ wọ́n ṣàrìṣà pé. Ẹni tó ṣe pọ̀ ọ̀rọ̀ rẹ̀ òye mọ́ tó wá wọ́n àmọ́ bọ́bá ti wá gbọ́rọ̀ yìí látara ọ̀rọ̀ yìí yóò ti jẹni tí ó mọ̀nà yóò wà lọ́kọ̀ọ̀kan rẹ̀ yóò wà padà balẹ̀ rẹ̀. Ṣíkè yá alámọ̀lẹ̀ ṣáyà mẹ́nà làwá yìí ma òhì bá ní. Ṣé báyìí náà lẹni tó ṣe pé ẹni tí ń tẹ nílé ayé níbà yìí ti gbọ́rọ̀ yìí á sì jẹni tó tó dédé. Àti ìjọba ṣẹ́yẹ̀ fi mashawara bá wá ní ṣéhù adam abdullahi lérí an tànàfí jẹ́sì ṣeéhì adam mílìhùlùwárọ̀ èyí náà ni àbájáde dáadáa èyí tó ṣe pé wọ́n rọ̀bọ̀lọ̀ bá ṣe adama abdullahi lérí ọba akẹ́ wọn wọ́n àtọ́ka rọ́bì abúrakalà khairi àtìrọ́bà ọlọ́run mọ́ṣà wọ́lọ́ bá náà ọlọ́run mọ́ṣà bá ṣàlékún dáadáa yìí wọ́n kún mú wa nílọ

Ọlọ́run bá mọ́ bá ṣe wá kù sí àpárá ètò ọjọ́ ọlẹ́yìn ọlọ́njọ́ ọjọ́ ọjọ́ òtúṣe nílọ. Àbí ẹfin wà rí sí wà lọ́kọ́ ìrìdà ìmọ̀. Àbẹ̀rẹ̀ ọlọ́pìn ìgbàtẹ́ sí ń bẹ láyé ẹ̀mí gígùn ara àlàáfíà àlékún rẹ̀ ní ìjẹ̀mọ́lọ́ má bí wọn yóò. Ìyá ìnàbí yìí kọ́ mi tọ́ àmọ́ àbábà. Ọlọ́run náà nẹ́kọ́ àmọ̀ máa mọ̀ tí jẹ́ tó rá ìdí tí ó bá yí nífẹ̀ẹ́. Wà á kiri ilá ilé alórí bí a máa ti. Ọlọ́run májá ọlọ́ àbájọ́ Sheikh Adam bí a mẹ́bí. Ọlọ́run mọ́jàbá ṣàlékù kẹ́ fún wọn. A fi àdìrí ìlẹ́sì ìpìlẹ̀ kọ́kùnrin kàwọ̀. Ọlọ́run tùràrí àìlẹ́sì kí ọlọ́run má jẹ́ kó yẹ má jẹ́ kó pò ní kílé ní tààrẹ Ẹwọ́n májàbà ṣàlékùn kí ẹwọ́n ọba rẹ̀ ha. Wọ́n á jẹ́ sílẹ̀ hún máa jẹ́ náà fi áti lè mọ́rọ̀ pátá. Àti bàbá ṣe Adam, àti àbá rẹ̀ ha, ọlọ́mbà ọ̀tí wọ́n jẹ́ ìjẹ́nà nílẹ̀ ha. Wọ́n á jẹ́ mọ̀ ìlà àtèyí tí jẹ́ ti rọ̀ yí sí àtèyí tẹ́lọ̀ mẹ́jẹ bá bàbá wa ọlọ́run jẹ́ ìlànàkọ́ ní kéèkì náà jẹ́ dàrú èrò wọ́n kún bí àbíbí láyé dáúmà mọ́kọ̀ ríbà rẹ̀ orí àwọn bàbá wa yí wọ́n dúró lẹ́yìn sí ọlọ́run àbíbí láti ṣe àbíbí láà ẹ dúró ya Allah kún bí ṣe àbíbí láà àtàrí ọlọ́run mẹ́jọ máa tẹ́ bàbá wa Kí máa rẹ̀ wá tí ìyọ ní sọ́mọ̀ ọlọ́mọ́ta bá fẹ́ pẹ̀lú wọn. Ará máa báyẹ̀ kádà máa báyẹ̀ núrù ìsìláàmì fi àgẹ́gẹ́. Ọlọ́run wọ́n láti bàbá náà ṣe pọ́ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ìsìláàmù káàkiri ní gbogbo ìlàjẹ́gẹ́. Ìrò okùn lánàá ní àmúrí dùnìyàn wà okùn Ṣọ́dẹ̀ lórí ìjọ náà rẹ̀ sókè sí ẹ̀. Ọwọ́ orin ilẹ̀ mẹ́rin wà lókọ́, ọrẹ́ sí ìgbé ìrìnàjò àwọn àṣẹ́kì máa ń bàájá. Láwọ́dẹ̀ kí yẹ ìfìkàdá àbọ̀lẹ̀ á, wájà ọ̀lẹ́wà wà sọ́rá mọ̀ قد أتاك الله بركتنا لهدى سلسة في الدنيا نصيبا لسنا كمومي ثم أبقى مهتدى كما أصم وهو صرى مهتدى وَأَبَاكَ اللَّهُ أَجْلَ النَّيْرَى تُكِزِنَا فَمِنَ الْعُبَيْكَةُ يَا نَسِيمَ الْغَيْرِ يَا جَاوْزَنَا أَنْتَ تَجْعُوا بِسْوَاءِ مُهْزَكَ وَرُعَاكَ اللَّهُ بِتَمْرِكَ وَجَزَاكَ اللَّهُ خَيْرًا مَنْفَعًا فِي نَجَاحِكَ والصلاة والفلاة ثم بأجلال كيس المصطفى في هذه الآل كيس المصطفى لقد جاءكم الإلاف أعوذ بالله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم عريس عليكم بالمؤمنين رؤوف رحيم فقيت والله فقيت أصلي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم إيلا في قريش إيلا فيهم رهيلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وامنه من أوطارين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 الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العظيم عدد خلقه عدد خلقه ورضا نفسه ومن عاشي ومن عاشي ومن عادك الماتي ومن عادك الماتي ومنتهى علمي ومنتهى علمي ومبلغ الرضا ومبلغ الرضا اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد الشفيع المشفع الشفيع المشفع خلق الله خلق الله الأنبياء والمرسلين وعلى الأنبياء والمرسلين وعلى آله وصحبه وآله وصحبه وآل الله Adúgbọ́lọ́dọ̀ ọlọ́run, ọ̀pẹ́ lọ yẹ wá, ọ̀nà tọ́lọ̀ ti wá sí, àti ibi tó gbé wá gbà, nínú ayé tí wá, tọ́ta wá pọ̀ mọ́ Níbi ìṣe àti nílé ìjọ́sìn àti nílé ìpẹ̀lú àti tó ayé. Ọwọ́ alápò olúkẹ́ nípa ọ̀kan wa nípa ìlẹ́nu ìsìláàmù. Ọjá púpọ̀ fún wa ṣáàlú àgbàáàrì. Ọjẹ́ ìyà fún wa pàǹtẹ̀lé súnà jẹ́ òdùn ní ìbàbá wa aláṣẹ ọ̀rọ̀ ìlàzí káàkiri ọ̀dá fún ọba ìlú ìgbìmọ̀. Mùsùlùmí sáàrà ni wọ́n, olólùgbé ọlọ́run ni wọ́n, olólùgbé ànàbì ni wọ́n, ọpẹ́ ni. Ọwọ́ ọmọdé nítorí pé ní bá ti jẹ́ mọ́sùlùmí ọgbọ́dọ̀ ìjọba ò. Ọgbà ìwé ẹ̀lẹ̀ ìwòrè ìgbà ìṣẹ̀lẹ̀ ọlọ́run tí ìjọba

àtàbúrò wọn Abdulrahman Sauri ọlọ́run nínú ìsìláàmù náà ni wà lọ́bá ní a máa pè pé tí àwọn èèyàn tó jọjú tó tó gbé kalẹ̀ láyé ìsìláàmù náà ní àwọn pòfẹ́sọ̀ mbẹ́mbẹ́ àwọn dọ́kítọ̀ mbẹ́mbẹ́ tó yẹ pé alìsìláàmù dínú sàkáfà dínú hayat ẹ̀sìn yìí ẹ̀sìn life ni ẹ̀sìn love ni ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn peace ni peace ni ẹ̀sìn tí mùsàlámù dání bá ti lo abáàdé wáyé ìsìláàmù ṣètò ẹ̀ tọ́ọ̀sẹ̀ ìpele ayé ìsìláàmù ṣètò ẹ̀ bàbá tó wá fẹ́ kò láyé kí ń jẹ́ tọ́pìkì tẹ́ bèèrè pé kí ni kú bá ṣe kó láyé ìsìlámù ti sàlàyé fún wa tí ò gbọdọ̀ dààmú wa àfitá bá fẹ́ máa tún máa ara lókù jẹ̀má bàbá tó wá ní ká máa bẹ̀ẹ̀nú ẹ̀sìn oríire yìí tọ́jẹ́ wípé ọlọ́run náà lọ́dá wa ọlọ́run ní ọpa wá wọn ó ní Ṣàngó ní pé kí Ṣàngó ọpa ohun ọlọ́yà ò ní pé kọ́yà ọpa ohun akóògùn ní pé oògùn ni ọpa ohun aláwọ̀ ọgbọ̀dọ̀ sọ pé awo ní kọ́pà ohun ọlọ́mọdé orí kú awo àmáwa ní ti wá olúwa tó dáwa náà lọ́dáwa òun ló yè wá lọ́sẹ́wà òun la fẹ́ kọ́pa wá Ẹni bá fẹ́ kọ́lẹ́kọ́lọ́ ní ọpa àwọn kókò Allahu Akbar. Ìyẹ́ sẹ́sì tó ṣe gbé pamọ́, lẹ́sì tó ṣe hàn tà ní. Àti bíbẹ̀ wa olúwa ni, àti wíwáyé wa òun náà ni, àti lílọ wa òun náà ni, bàbá tó lọ tán òun náà ni ọ̀dọ̀ rẹ̀ láńrè. Tọ́bá jẹ́ bẹ́ẹ̀. Ẹjẹ́ gbogbo akájọ kígbe ọlọ́run pé Allah, Allah, Allah. Fóhùn sókè Allah. Fóhùn Allah. Àti pé Allah, Allah. Fàtó ti bí ibẹ̀ Allah kúkú onírú ọlẹ́yà ọlọ́run aláà

الله Allah. Ọlọ́run tóbi Allah. Ọlọ́run tóbi Allah. Ọlọ́run Allah. Allah Allah ta wí bí nísìnyí ọkùnrin wí obìnrin wí kọ́dà kábíyèsí wá tún dìde ó tún náwó ọlọ́run nígbà tó rìn wọ́n la tó wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run débẹ̀ gbogbo atájọ́ wí ní ọlọ́lọ́mọ ìtọ́já sí torí àlè káyé wa àwọn mọ̀láíkà náà tó ń ọlọ́run wọn Ah, bàbá dáadáa bàbá akẹ́wà aláwíyé eh, wọ́n pààrà lè wá torí pé àwọn tó fẹ́ kí ń wá bàbá wa náà àǹfààní wọ́n débì bàbá dáadáa ni wọ́n wọ́n ní àà ah, kò tó bá àwọn náà tó wá bàbá ní àmọ̀ wọn látàdá ni wọ́n

Àlébà ńlá ni lọ́wọ́ ọlọ́run nípa ọ̀rẹ́ ò. Ìmáàmù wá bíbà yìí, ẹ̀fọn alítúwà yìí, wọ́n fi sọ́lọ̀ fi ń kí lọ́dọ̀ bàbá ọlọ́run ní jẹ́ ṣíṣe. Àwọn ọmọdé ń tọ́ àtàlázàrá tí ọlọ́run ní tí wọ́n ká. Ẹlákùnrin jùkú, bárakàlọ́wọ́ fíkọ̀. Báwọn Áfíríkẹ̀ ní Bárakàláwọ̀ fík. Tó ní náà tó ń pọ̀ sí ní Pàtàmbà tó ní Tàmbà. Bàbá olóhun ọmọ jàrí pẹ́. Ọlọ́mọ̀sàrí fún mímọ̀. Gbogbo àwọn àtíkàlẹ̀ pálámátágbà ẹ̀yìn gbajúmọ̀ èèyàn lọ́lá, tẹwà sàkọ́lé fún ọ̀lájí wa àǹfààní àti àbúrò wọn àti gbogbo fámílì lápapọ̀. Lọ́kùnrin àti lóbìnrin, ọlọ́mọ̀sàrí títẹ̀ yìí náà ó. Látorí bàbá kábíyèsí bí bàbá náà ti rínú, bí bàbá náà ti rí bàbá dáadáa ni wọ́n ká tó joyè. Wọ́n dáa, wọ́n á bá yí dúpẹ́ fún nǹkan mẹ́rin bàbá èyí tọ́lọ̀rọ̀ ìsáàbà fún èèyàn tó bá ti bí tí ń lọ tán alkùnrin yẹn nídì kan ń padà bọ̀ wá síbi topic àmọ́ torí ọ̀rọ̀ bàbá wa kábíyèsí lọ́jọ́ ẹ̀fẹ́ ìyàbẹ̀ إنك أعوذ بالله من الشيطان الرجيم إن الإنسان لا يتضى أرعى أستبنى ومن يوم قجاية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الإنسان لا يتضى أرعى أستبنى Olúwa ní ìnàlẹ̀ ìsànlá ọlọ́ni ẹ̀yẹ̀wò. Sàlá Ìwọ́n náà wo mú bọ́yá ó ti rọ́lù. Èmi náà yẹ ẹwọ̀ nù láìfò mi bọ́yá mo lè tàpá sí i. Àtọkùnrin àtobìnrin tọ́lọ ń gbé sípò lónìí yẹ wò. Àwọn òṣìṣẹ́ àgbẹ̀ ní الإنسان لا يقدر Ọ̀rọ̀ pọ́npọ̀ ni wọ́n fẹ́ sọ ń bẹ̀ kó lè dòdìdì lọ́dọ̀ àwọn lákáì. Ọlọ́ ní kẹ́lá bó ti rínú, bí ó ti ti máa rínú, ìnàlì ìsáànà, ń ta bá ti pè lọ́mọ èèyàn, adárí ọrùn, láyẹ́tìkà yóò ti tọ́ọ̀kì máa lọ́wọ́, yóò ti tọ́ọ̀kì mọ́ lọ́wọ́ bá rẹ̀ lọ́wọ́ yóò di tọ́ọ̀kì mọ́ bàbá rẹ̀ lọ́wọ́ yóò di tọ́ọ̀kì mọ́ ìyá rẹ̀ lọ́wọ́ yóò di tọ́ọ̀kì mọ́ àfá rẹ̀ lọ́wọ́ yóò di tọ́ọ̀kì mọ́ sáájú ẹ̀ lọ́wọ́ ara ha òsìtẹ́jìnà tọ́ọ̀ rẹ̀ bá di tẹ̀sí wá ẹlẹ́gbọ̀já yẹ̀wò èèyàn mélòó ni ó ní mímọ̀ tán tí ó tàrí sí sàfá rẹ̀ èèyàn mélòó ló lówó tán tí ó gbàgbé bàbá rẹ̀ àti yẹ́ èèyàn Ìjọ ọ̀là ìjọ máa tẹ́ lé ní adìkọjá gbogbo wọn yẹn ẹ̀. Èèyàn mélòó ni níjọ́ tí ń jẹ́ ọmọ ìlú tí ń wá ọba yóò kúnlẹ̀ kiri gbogbo ojúlé. Ẹ fún mi, ẹ dákọ̀ fún mi, ní ìlàkọ́ta bàbá tí mọ̀ fún tọ́bá wọlé náà tó ti di nǹkan nù kẹ́ tó lè rí bẹ́ ìyá rẹ̀ bẹ́ kò ní dá inú bẹ́ rí bàbá rẹ̀ bẹ́ kò ní dá inú ọlọ́run tẹ́lẹ̀ ń bẹ̀ yí kó tó wọlé ìdìbò pẹ́ ọlọ́run náà bẹ́ padà kò ní dá inú bó ti pọ̀nú bàbá rẹ̀ nìkan tó wọlé ìdìbò náà tẹ́wọ́n rántí wọ́n bá láti tí wọ́n ti dìbò hún kí rántí chọ́ọ̀tì tẹ́ ti dìbò hún kí rántí ọmọ ìyá rẹ̀ kí rántí bàbá rẹ̀

don ba alkuwa le àbá tún fi owó níbi mi náà ayá orí láti ayá wèrè yányá gbogbo yóò sì máa tẹ̀lé yóò sì máa sọ̀rọ̀ ẹrù yìí kẹ́ẹ̀ tó dépò lẹ́tí ń hùwà dáadáa ìjọ́ pẹ̀lú bàbá wa aláwúyé láàrín látàrí bàbá yìí ò yí padà fán tó jọba ní tí jọmọ lóàbí ọmọ ní nǹkan mẹ́rin tí ìsápàá wóyàn ìmẹ́ náà kọ́lọ̀wọ́ ogun ìbí náà kọ́lọ̀wọ́ bọ̀ wọ́n tó jóbẹ̀rin náà ẹlòmí ó ti wú kalẹ̀ kọ́lọ̀wọ́ tó sọ yóò ti máa pọ́mbù kọ́lọ̀wọ́ tó pọ́mbù lù rẹ̀ Ọlọ́run ọ̀pọ́pù ẹlòmí òun ní ó Ọlọ́run ọ̀pẹ́ wà náà lára wọn. Béèyàn bá ti ń dáwà gbàgbà sí mò rí lẹ́wà máa sá lọ fẹ́lòmí. Ẹwà ti jẹ béèyàn bí ti fáwà ní ọlọ́run. Ó lè ní ẹlẹ́ẹ̀kejì, bàbá wa lálàáfíà bí wọ́n ti yọ mẹ́rin ọwọ́ ẹ̀wọ́n tó gò pọ́npọ́n wọ́n dàbí ìyẹn bá ń tẹ̀lé wọn bí ọ̀bá sàfara wọ́n jálú ẹ̀dùnù apá àtàbí apádà kí láyé o àlàáfíà àlàáfíà ọlọ́pùpẹ̀lára ní ọdí mẹ́rin ọdí méjì ọlọ́wọ́ fún bàbá ńlá káì èèyàn fi tò èèyàn fi tò lé èèyàn fi tò ẹbí èèyàn fi tò lú àpọ̀lọpọ̀ bá ní bẹ́tò láǹkà nínú kò ní làkà yóò yà lò ìdẹ́jú wá mà kọ́ yà lò nínú àtàbà tàbákà mọ́lòun nìkan ìtàkọ́rọ̀ dé ẹ̀ṣọ́ kábíyèsí ẹ̀ṣọ̀rọ̀ ẹwà pẹ́tọ̀ láàpá àárọ̀tún àrósì ìyá ìwájú ààrẹ ìwọ́dẹ̀ tó wá fẹ́ kọ́ sí yẹnjú ẹ̀ ìjọba kọ́rọ̀ jẹ́ kábíyèsí alẹ́rẹ́ ti rírẹ̀ ọlọ́wọ̀n pín lákáyí ó ti mẹ́lọ ẹlẹ́ẹ̀kẹ́rin ọlọ́wọ̀n apọ̀yìn níwà ọ̀gbá wọn wá jẹ lójú wọn tún wá jẹ lẹ́yìn kódà àwọn ọmọ yóò tí wọn ni a máa rí wọn fún bó ti wù wá ni ọmọ bí mẹ́rin mo fẹ́ Àwọn bá ní báyìí ní ayé bá wà ti ọlọ́jẹ́ lè yóò gún bàbá ọlọ́run ní jẹ́ alápàdà sí rú ọlọ́run ní dalé tí náà rú ọlọ́run ní tọ́dẹ̀dẹ̀ irúkọ wá ní dàlú irú wọn eléri gbogbo ẹni bá sàmì jẹ náà ní bàjẹ́ mo ti ṣàdúrà fún bàbá yìí lẹ́nu bàbá ẹlẹ́ha àti kò táwọn àgbàlagbà fáàfin ní sí nìyẹn bẹ́ẹ̀ láti fún gbogbo ẹ̀yin tẹ́ ní lárí nulẹ̀ bàbá yín tẹ́yìn lẹ́gbẹ́ pé ẹ̀yin ni ẹbí ń wò lọ́kùnrin ẹ̀yin lẹ́bí Ẹnsì ń bẹ fún aláàjì wa fàánì tó wá pètè àtàkúrò wọn ìkọ́ni máa ń tẹ́lẹ̀ ọlọ́mọ yóò kú lára ẹni kọ̀ọ̀kan wa. Ọlọ́lá ìlàhà ìlọ́lá. Ẹjá ṣe làkàrí jẹ́ عزيز عليه ما عنيتم حريص عليكم بالمؤمن رب رحيم وسلم خلاص لا اله الا هو عليه وسلم باسم الله الرحمن الرحيم لإله قريش إله ملك الشتاء حصين الذي يعبدوا رب هذا البيت ما wá padà sí orí tọ́pìkì tí wọ́n ní kí n sọ bàbá aláwí àyè ìmáàmù lápapọ̀ wọ́n ti kí yín o wọ́n ní ká sọ̀rọ̀ lórí pé kí ní ń jẹ́ ikú ta bá ní a máa sọ àdìsọ́tán àmọ́ gẹ́gẹ́ bí àsìkò níwọ̀n bàtà ní súra wa wọ́n ti sọ mínìtì wọ́n ti sọ di university ìjókòó ayé wọ́n ti sọ di school ìjókòó ayé wọ́n ti sọ di ilé kéwú ìjókòó ayé wọ́n ti sọ di ilé ìwé wọ́n ti sọ di ilé ìmọ̀ ẹnu ilé mi bá rí sẹ̀mọ̀ pé ní university àwọn títà pọ̀ mẹ́ àwọn professor pọ̀ mẹ́ àwọn lecturer pọ̀ mẹ́ ikú bàbá fẹ́ gbé inú alkùránì àti sàúzù rẹ̀ kan tàbárakàlàbí bí ẹ̀dì ilmọ́lùkù wa huwa ala kulli shay'in qadir alladhi khalaqa al-mauta wal-hayata liyabluwakum ayyukum ahsanu amala الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم الله أكبر أيكم أحسن عملا وهو العزيز الغفور الله تبارك من دلالهم Tàbáraka nítòbí ọlọ́run, àbáraka nígbàgbọ́ ọlọ́run, àbáraka kò síbò ọlọ́run, àbáraka lọ́dí ibi ẹni ìlmọ̀lúkú. Ó kíra rẹ̀ bàbá máa jí, ọkọ̀ rẹ̀ bàbá máa kọ́. Ìdíyẹ rẹ̀, ọba gba àwẹ̀ tí ó ti di lọ́wọ́ àwọn arítòrò ha ní ìtòrò ha mímọ̀ mi mímọ̀ mi jẹ̀lẹ́lì títóbi mi jẹ̀lẹ́lì ìrẹ̀ àmì kàbáàlì nígbè ìtọ́lọ̀ tó dúró ẹ̀ tàbára kàíkì mímọ̀ orúkọ mi wa ta'ala jaddi nígbàmgbà mi kò sí rẹ̀ wala ilaha illa ana kò sí ọba àtìlàmìlọ lọ, a máa kíra rẹ̀ bá fún ẹ̀yẹ, a máa kíra rẹ̀. Lẹ́gbẹ́ tọ́bá kún kábíyèsí, ó sì dòmí gbogbo ó fi orí ìgbé ń fi wa rẹ̀. Wọ́n wá sí ra pé mi lágbájọ́ ọmọ lágbájọ́ ọmọ lágbájọ́ ọmọ

Ìrẹ̀bẹ̀ ló wà tọ́, ọfẹ́ ti bíbẹ̀ dánwà wò ní, àyíkò ohun àhàsánà àmàlàn, ọfẹ́ wò láàrin wa ẹni tí ń bẹ níbi bíbẹ̀ tààrà. Bóò ní ti bíbẹ̀ rẹ̀ ṣe, ẹni tí ń bẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí bíbẹ̀ méjì ni. Ẹni tí ń bẹ ti bẹ láyé, tó pé gbogbo marafikul hayat, gbogbo ń tàà bí sayé ló pé ìrìn jẹ ìrìn mu ìrìn ná ìrìn lò ọlálàáfíà ọkẹ̀ ẹ̀balẹ̀ oríṣẹ́ ọkàwé òkè owó dèèyàn ìdí bàbá wa kábíyèsí bí tàlájì wa abrahaman àtàlájì wa taori tàpétì èèyàn ni wọ́n láyé kìí ṣe gbogbo èèyàn lè èèyàn ẹlòmíì ààyàn ni kìí ṣe èèyàn àmá rìn bí èèyàn ń ṣe wọ́sọ ṣùgbọ́n gbogbo ń ẹ̀rí ayán kò sí tí ò ní pé rẹ̀ ẹ̀rá ìfẹ́fẹ́ nǹkan gbábá ìsọfọmọ́lẹ̀ nánú lọ́bá tán rẹ̀ èèyàn gidi lẹ́ni tá kọlù tọ́ mọ̀ pọ̀ kọlù nǹkan bóun náà bá kọlù nǹkan kan náà mọ̀ pọ̀ kọlù ẹ̀rí ọlọ́run ẹni tó wá rí bá wọn ní o wàlè máa ò tà ẹni tí wọ́n ń bẹ láyé bí aláìsí mọ̀tán ò náà wo ní mìtàdì ẹ̀wọ̀nù àwọn a ṣe àlàyé tààrí ní tókí tí ò nígbàtìkò ń gbẹ̀gbẹ̀ ẹ̀kọ́ láwà ẹ ti sọ́ di ilé ẹ̀kọ́ pé kí ní jẹ́kú ọgbà tó tóbi ní ibùdó tó tóbi ní tí ń dàmú gbogbo atá ń bẹ̀rù tí ó sì yẹ ká bẹ̀rù rẹ̀ ẹ̀ẹ̀kọ́ yẹ ká bẹ̀rù àápẹ́ sí túnmọ̀ kó lè yé wa dáadáa torí pé kò séèdì mú mú ti di pé ọta mú tàbí kílẹ̀ tí ń pé yìí kò séèdì mú mú ti di mìíràn àtàmù yìí mú ti di mú kò séèdì mú mú séèdì kọ́pù mú yìí kò séèdì mú torí pé kìí ṣe pé kọ́lọ̀dì kan ní kú ní lọ́dọ̀ àwọn scientist kékeré àti tìwé ikú kìí ṣe pé ìkẹ̀kan láti mú ikú rẹ̀ o kódà Al-Kùránì jú bí ọ̀nà mẹ́rin ọwá dá ìtẹ́lẹ̀ fún gbogbo àwọn mọ̀fàsíròrùn àwọn tafsir ògìgì lẹ́ka mọ́ òpó láti lé tẹ́lá mọ́ bí ń bá dúra dé àwọn alábàbá aláwíyẹ́ ọmọ bá wà gbà bẹ́ẹ̀ ikú Allahu akbar ẹjẹ́ mọ́kọ́ ṣe introduction rẹ̀ fún yín arabá ní alìmọ́ọ̀tù ikú gbogbo ń tàà fẹ́ tí ń jẹ́ positive àti ń jẹ́ ìsẹ̀mí gbogbo ń tàà fẹ́ tàà fẹ́ lalẹ̀ tú sí hayátù tí ń jẹ́ post owó níní àyàtù ni ìsẹ̀mí ni post-it mọ́ọ̀tù ni àlàáfíà ìsẹ̀mí ni àrùn mọ́ọ̀tù ni ìdùnnú ìsẹ̀mí ni yíjẹyàn pẹ́ láyé bínú èèyàn bá tún kọ́nà bí ló lọ́wọ́ ìbànújẹ́ mọ́ọ̀tù ikú ni ìtẹ̀tẹ̀ pa ni kéèyàn rí nǹkan kí èèyàn má rí nǹkan kó jọ ikú ni ẹkún ikú ni ẹ̀rín ìtẹ̀mí ni èyí ò ní ó ó tètè yé wa ẹ lè máa pé àdìjẹ̀nú kan ní kú màláìkà kan ní kú kíní kan kú òun ọlọ́run ti jẹ́ kí ikú ọmọ bẹ́ntò sí wa nígbàtí lẹ́kọ̀ọ́ kó knowledge báyé mọ́ tí láyé ìtẹ̀mí ni hayatu ni kí a má lẹ́kọ̀ọ́ kọ́ ya láìmọ̀kan ikú ni tí è kú yẹnyẹ báyìí tí òfin sí mọ́ kò ní mọ̀ kò ní mọ̀ àìmọ̀ tí náà ikú kan ni ó ti kú kalẹ̀ kí ikú ó tó dé العالمون الجائلون فموتى قبل موتهم والعالمون وإن ماتوا فأحياه

àwọn èèyàn yé èèyàn nú tí èsè èèyàn bí ayán ẹni tí ń bẹ láyé tẹ́nìkan ọwà kí ó sẹ̀bọ̀ pé ẹ̀ ni ah, ah. ó yẹ kẹ́ lọ́bà ohun الذي خلق الموت والحياة ليبلوكم الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو كل àti kúkú ikú ní ká lọ kúkù ní ká máa bẹ ọlọ́m̀bẹ́ fi méjèèjì dánwà wò ní tí ń jẹ́ pé gbogbo ẹni bá ní gbogbo nǹkan tá a fi sáyé lọ́wọ́ bí tàwọn kábíyèsí wà ní gbogbo ẹyẹ èèyàn kiri tí wó ìlọ́kùnrin lóbìnrin ní yàbùlúwà fún ọlọ́m̀fẹ́ wù ọwọ́ àtèmi náà wàtẹ́ di mínísà wàtẹ́ dọ́nàrẹ́bù wàtẹ́ di chairman wàtẹ́ di doctor tẹ́ di managing director wàtẹ́ di director wàtẹ́ dọ́kọ̀yàwó wàtẹ́ di limamu tẹ́ dàvátà sírì tẹ́ẹ̀dẹ́ ni wọ́n ń pè táyé tí wọ́n pè ìtẹ́lẹ̀ fi tàbá láìná Èkìlọ̀ wọ́n á fi sí èkìlọ̀ fi sí. Èyàn tẹ́lẹ̀ lọ tara rẹ̀ sórí lé ńgbà tó ń jẹ́ managing director. Ọ̀ndá ọdún bí sẹ́ni àbí wọ́n tara rẹ̀ dolóró dọlọ́lá àwọn èèyàn tàà rẹ̀ dọ́lò sí ní àbí wọ́n kọ́lé lára rẹ̀ ọ̀gbà tí wọ́n jẹ́ tí ó náà tó ní mọ́tò tó gbé fáwọn dráìfà pé ní dráìfà mélòó lọ tàà rẹ̀ ra mọ́tò kù ntọ́lọ̀ ń fẹ́ wù lára ẹni tí ń bẹ àtẹni tí ń Bí ẹni tí ò lówólọ́wọ́ ti máa sun kúkú ò lówólọ́wọ́, bẹ́ẹ̀ lẹni tó lówólọ́wọ́ gbọ́dọ̀ máa sun kúkú ẹ̀ ǹjẹ́ mo ti ìfowó yìí ṣàǹfààní kí ni ìjíṣẹ́ fọ́lọ̀ pẹ̀lú owó yìí iṣẹ́ òní jẹ fọ́lọ̀ pẹ̀lú oògùn tí mọ́ màá yìí iṣẹ́ òní jẹ fọ́lọ̀ pẹ̀lú agbára àkọ́kọ́ tọ́lọ̀ ń gbọ̀mẹ́ tí ń jẹ́jẹ́ àbí ń jó só àbí ń jẹ́ mẹ́rẹ̀ àbí ń jẹ́ lóògùn èèyàn mélòó ló tara mi sórí rẹ̀ pẹ̀lú tọ́lọ̀ ń gbé fún mi yìí. àyíkọ́m ahásánù àmẹ́lá àkó tí mo ni àti ń fà Abádọ́dọ̀ bàbá wa aláwìyé nísìn wọ́n sàn kọ́ mọ́sálásí lọ ní àsìkò tí wọ́n tí wọ́n fi ṣe lárí wọn. Mọ́sálásí mi àádọ́ta ọdún wọn kọ́ tán. wọ́n sì ń dáwà sí ìṣẹ́ mọ̀lúdí. Kí láadé? Ẹ̀tọ̀. Àwà sọ́dọ̀ bá ìmámù ìtí ń jẹ́ ikú àwọn nǹkan sọ pé màláíkà ni nínú ẹ̀kọ́ àkọsílẹ̀ kéwú àti lọ́dọ̀ àwọn sáyẹ́ntìsì oníwòye bí àwọn Platon bí Aristo wọ́n kọ́ lẹ̀ ní pé ẹ̀sí ń jẹ́ mọ́ọ̀tù ikú lọ́dọ̀ àwọn àwọn èèyàn òsì nígbàgbọ́ sọ́lọ́ wọ́n làwọn muslim wọ́n kàn jẹ́ ẹlẹ́kọ̀ọ́ ẹlìmọ̀ni yíò ni wọ́n nọ́lẹ́jì ni wọ́n jòkó sí ní táwọn ni wọ́n tẹ́ntà wọ́n mà ní ikú alfanáàwò náà ní títán ǹjẹ́ kí ní wọ́n ń pààyàn àwọn àgbà ìgbé náà kò sí kankan tí ń pa ní màláìkà kankan ní ń pààyàn ìgbà ní ń pa wá al-laylu wan-nahar ní ń pa wá ọba wọn ti ọpọlọ wọn lọ bẹ̀ pé iná ilé-jẹ́ di ìdẹ́ ní ìdá máa sa ọ̀làyà aláàjẹ́ di ìdè ìrìnàjò náà yáà lèdè bèlá ọya. Ìgbàlejò ìdè ìgbà mọ́ ìtọ́ọ̀lá ya, alágẹ́jì ìdè ìrìnàyà, òun lè lè bèlá. Ìnáni jẹ́bí ìdè ní ìzà àmà sàọ́lá ya. Ọ̀sáìsì kan sọ pé ìnáni jẹ́bí ìdè ní, nǹkan tuntun méjì, ìtọ́kò orí mọ́ ìdá mọ́sánlá yá tí wọ́n bá ti dáwọ́ dé ọmọ ènìyàn tí wọ́n ń pààrọ̀ ara wọn ọ̀sán dé òru lọ òru dé ọ̀sán lọ lẹ́ni lọ́la ọ̀sẹ̀ kan oṣù kan ọdún kan ọdún méjì ọdún mẹ́wàá ọdún mẹ́rin ogún ọdún ọgbọ̀n ọdún kí má ń lọ bẹ́ẹ̀ sájẹ́ di dènà dènà yáhó lẹ́lẹ́bìlá alájẹ́ di dènà dènà yáhó Ẹgbẹ́kò sí màláìkà kan ń bìkan, ọ̀sán àtòru ní ń pa wá, lílò tí wọ́n lò wá ní ń gbó wá, tó òun bá yọ ọlọ́dọ̀ àwọn jẹ́mọ̀ nípa síbò àlàáfíà, bóòrùn tí ń sọ̀pláì agbára fún wa nínú sáyẹ̀nsì, bẹ́ẹ̀ náà ní tún gbagbára lára wa, torórùn ni. Bá ń ṣe mú mi tó mi ń fún alágbára bọ́ẹ̀ ló ní jẹ wá bí tí ń jẹ ilẹ̀ bá a bá mọ́mí bá tí ìtọ́ padà ẹwọ wàhálà tí ó wá báyìí tí ń jẹ ewé tàà ń jẹ egbò ní ń gbé tí ń gbé ní wa ní tí ń fún alágbára fẹ́ pé vitamin mẹ́rẹ̀ àwọn vitamin ti mẹ́mẹ́ ní ń jẹ́ àmà mí sókè mí sọ́rẹ̀ ìdọ̀tí rẹ̀ táà yíyà nígbẹ̀ ohun tó bá pẹ́ lára wa ń jẹ fún jẹ̀dọ̀ ní ẹ̀rí sí ọ̀bá rígbẹ̀ẹ́yà yóò lòun ò rígbẹ̀ẹ́yà yọ́bẹ̀ sí àfikórí jẹun yà torí pé ibi tí ìdọ̀tí ń dúó kìí sáàyè ẹ̀ ẹnu ta fẹ́ lò ń bẹ̀ fítàmì ta fẹ́ lò jùwà ara àwọn ń jẹ ń pa wá a máa pààyàn omi a máa pààyàn lẹ́yìn a bá jẹun kọjá kún ẹ̀ ọ̀rẹ̀rù àbí ọ̀rẹ̀rù ó lóyún nù àwọn dókítọ̀ tí wọ́n mọ̀ nípa ọlọ́run àwọn sọ wípé ikú tẹ́ ń bèèrè fún yíó lára wa náà lọ́wọ́ kù sí nìkan àwọn aráyà alkùránì tó sàdákà rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan wípé èyí innal mauta alladhi wukila bikum قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون Ọlọ́pẹ́ yúnífásitì láwà ẹ̀kọ́ ńláńlá ni a máa tọ́bọ̀ lọ ni. Alkùránì sọ bí kan pé kó ń bá ń sọ fáwọn tí ń bèèrè nípa kú. Yàtàwà fákùn mọ̀lákùnmọ́ ó Ikú tí ó pàkó wá mo kí lábì yí àti tó máa lọ́hùn kalẹ̀ tó fi jẹ́ pé nǹkan kan náà kí ọpa wá mọ́tò ní ọpẹ́ lòmíì ọ̀kadà ní ọpẹ́ lòmíì iná ní ọpẹ́ lòmíì omi ní ọpẹ́ lòmíì oúnjẹ lẹ́lò ní ọjẹ́ tán ní òní bọ́tọ̀ omi múmu ní ó ọ̀rọ̀ lásẹ̀lẹ̀ lómi ọ̀pọ̀ yóò pọ̀ síbi olóòdì nínú ara rẹ̀ ni ó bá di pé tàbí kí láti pé temperature rẹ̀ yóò high tó bá ti high kọjá bí ó ti yẹ yóò develop hypotension hypertension ma fi kila àmàrà tó jẹ ní ọ̀dà ìjẹ́ẹ̀sì lórí lọ ẹnìkan ọ̀gbẹ́ nìkan ọ̀dà ẹjẹ́ àpọ́ sí báàbù tó ní pípẹ̀ náà kò lè yàtàwà fákùn malẹ́kùnrin máa ọ̀tẹ̀ ilẹ̀ rí wọ́n kí ìlàbí kan Tọ́mà ilẹ̀ ọ̀rọ̀ bí kóhùn tó rẹjà ohun náà, ẹ̀rí, ẹlòmí ìwọ̀n ìgbé àwọn jọ sọ̀rọ̀ lánàá ni, ìyá nì lọ́rọ̀ jùmọ̀, bàbá ọlọ́rọ̀ mélòmí lò jí tí wọ́n ràn tí ò síṣẹ́ àsìkò rẹ̀ tó ní alìmọ́lákù lẹ́dí wò kílà bí kún tàbá rẹ̀ túnú tafsir alìmọ́lákù màláíkà lápè alẹ́dí wò kílà bí kún ibi tẹ́ ti wá rí kẹ́ kìí ṣe màláíkà tí ń lọ tí ń bọ̀ ọlọ́run ti ní wò kílà bí kún àti agota fún lókùn àbágota fún bátìrì àbí ánsẹ̀ títà ń lò ta finá sí lórí ta tí àjí ẹ̀ ṣe ma yí pé ó ní ánsẹ̀ sí tí ó lò wákàtí mẹ́ta pẹ̀lú tẹ́tà máa fún ṣe wákàtí mẹ́rin ni òbí ó lò wákàtí mẹ́jọ wákàtí méjìlá àmọ́ tòun ti bẹ́ẹ̀ kí ni ó padà ṣe bátìrì yà wíkì ń jẹ́ pé bátìrì yẹn a ti wò kílà rẹ̀ a ti fún lásìkò a ti fún lọ́dún a ti fún nígbà a ti fún nígbèsẹ̀ tó bá ti tán yóò dákẹ́ ni ẹnìkan sàtí o ẹnìkan ọ̀sà tí o kó ti dúró bẹ́ẹ̀ àtẹni ó lágbára àtẹni tí ó lágbára àtẹni mara sọ àtẹni tí ó mara sọ yọ padà sọ́dọ̀ Ọlọ́run níjọ́ kan tọ́rọ́dọ̀ Ọlọ́run nílé ibi táwà yí àjò ní àpèjúwe ikú kan nù

فقد جعلنا لوليه سلطانا ولا يصرف في القتل إنه كان منصورا إنه سورة الإسرائيل يوا Ọlọ́run tó sọ mẹ́ pé látàtùlú àwùsà fẹ́ mọ́ para yí o ẹwọ́ pẹ̀lú tẹ̀kàn. Nígbé ọ̀tọ́lẹ̀ kan pé ikú tí ó pàwá ti wà ní ara wa. Ó tó wá sọ ní inú statement ní wípé ẹ mọ́ para yí, ìyẹn lé fáwọn kan tó lágbára láti lè pa ẹnì kejì. Tàhán mítọ́rọ̀ tún dénú inú mímọ̀ so jàálàláhùn àkìdára wà jàálà àsìbáàbà ọlọ́run gbé kádàrá kalẹ̀ pé lágbájá ó kú àmọ́ wá fi sábà bí ti fi ọwọ́ lágbájá ní ó ti wá ibi tásà ti ti wọlé nù ibi tépè ti wọlé nù ibi téèdì ti wọlé nù ibi wọ́n látẹ́kùtùlú àfúsàkùn ọlọ́run ẹmọ́ kòkòso wàlá tẹ́kùtùlú àfúnsàkùn ẹ má jáde mọ́ mọ́tò lẹ́nu wàlá tẹ́kùtùlú àfúnsàkùn ẹ má ronú pé nǹkan mi kí ń jẹ́ pé ń jọ mi èèyàn lè ṣe sábà fi ikú fún ara rẹ̀ nígbàtí yẹ tún lè sí fún ẹlòmíì kí ń jẹ́ pé ikú nìsìn ń a máa wá látara tọ́lọ̀ ń gbé kalẹ̀ ní sábàbí látinú àtọwọ́fà ẹ̀dá àti látinú ààrán sí ẹnìkejì ó di méjì báhùn ọlọ́run àtọwọ́ àtọwọ́ allah pé Allahu yatawaffa al-anfusa hina ha nù súra mẹ́tọ́nù والتي لم تمت في منامها <laughs> ويمسك التي بدا عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى نعم. إن في ذلك لآيات لقوم يتفكرون الله الله الله بارك الله الله وتوسيك مدكا Ìyàtàwáfàlẹ̀ àǹfúsà ìyìnà máa rọ̀ ọ̀tẹ́ ha. Tọ́wá tásìkò tẹ́ mi ọ̀pọ̀ ọlọ́run ní ìsẹ́ndà náà. Àwọn arìgbọ́ nínú àkọsílẹ̀ láwọn tó faramọ́ kí màláìkà kan bẹ kí padà òun sọ lẹ́ẹ̀kan fi sáyẹ̀nsì lélẹ́yìí. A máa wá padà sínú Ọlọ́run dá gbogbo tí ọ̀dá ọwá dá màláíkà ní wá ń yàn wọ́n ní tẹ́kọ̀ọ́ kan gẹ́bà sí pé ìwọ ni mínísítà x ìwọ ni mínísítà information ìwọ ni mínísítà education ìwọ ni mínísítà internal ìwọ ni mínísítà external ìwọ ni mínísítà culture gbogbo mínísítà kọ̀ọ̀kan sí àwọn ìjọba máa ń yàn Ọlọ́run á yàn màláíkà ọwá débi ọ̀rọ̀ kú màláíkà wo ni ó bá wa ti jẹ́ yìí wọ́n ni tẹ́ àwọn màláíkà ní sẹ́ orin tó kú lẹ̀ tí ó máa pa àwọn ọmọ adámà tí ó máa pa gbogbo nǹkan abẹ̀mí ah, àmàyàgá ní ìjẹ́ tó lè wọ́n ikọ̀ sẹ́fọ́lọ́wọ́n àmọ́ dákùn èèyàn wá ní nǹkan míì kí ló dé àwọn èèyàn sọ alẹ́nu òun ní pé àwa ń ba nǹkan rẹ jẹ́ ẹni ó pa wọ́n ní kí ni olóhun ọ̀tọ̀rọ̀ pé òmí láti rí mọ́jẹ̀ wọ́n orí mi lọ́bá fẹ́ máa ṣiṣẹ́ pààyàn pààyàn ọ̀sẹ́ni tí ó pààyàn tí a fi rí mọ́fá tí ó kòǹkọ́ ni ló ti wọ́n láyà tó tó sì palẹ̀ mọ́ fún yí pé anílágbájá yọ́ lálùkì àmà lónìí táwa ní tẹ́wọ̀ ní náà àwọn ọmọ ń pẹ̀ ní òwì tó wọ́n mọ̀ fún òun bàǹkà jẹ́nu wọ́n ó sì dojú sọ òun pé ẹni tí máa bàǹkà jẹ́lẹ̀

ó ṣe débi tó ti palẹ̀ mọ́ yẹ́yẹ́ ni ẹ̀mí ìrógùn gbáà tí gbogbo ẹ̀dá ọ̀tánlẹ̀ tí ó wá kú ọká tó wá pàwọ náà àwọn alọ́dà kò burú òun tó tọrọ kankan sí tí ó sì kẹrin tọba fẹ́ máa pa kí máa pa àwọn ẹ̀dá rẹ fún mi láwọn onírànlọ́wọ́ ọlọ́run tẹ́ yíò nínú àjẹ̀nú láti pé mo nídìí àwọn tí ó ràn mí lọ́wọ́ tó bí àzàrá ìlò nídìí àǹkàkiri ọ̀gá ni ọ̀gá ni gbogbo ara rẹ̀ pátápátá lójú bí wọ́n ti ròyìn àzàrá ìlò nù kíra gbogbo ara rẹ̀ lójú tó bá kọjú sí bí ojú ni bọ́kẹ̀yì sí bí ojú ni ọ̀tún ojú ni òsì àti nọ́mbà rẹ̀ àti ibi tí ń gbé Allahu ya'lamu mutaqallabakum wa mathwaakum gbogbo ọmọ tí ń bẹ lára ọlọ́run ó transfer rẹ̀ sára sàtàrà ìlú tí ó gbẹ̀mí kò ní dìpé ń sáré kí o ọlọ́run tó wá kìrètì ọ́fíìsì fásàrá ìlú wípé all offices káàkiri lórílẹ̀ ayé ó sì kọ́ àwọn ẹ̀dá síbẹ̀ kí ọmọ bá ṣiṣẹ́ káwọn máa jẹ́ wòkílà bèyí tán jẹ́ wàkílù nínú ọ́fíìsì àtàrà ìlú tán jẹ́ òṣìṣẹ́ rẹ̀ yóò mọ̀ lẹ́kàrí jẹ́ fi pààyàn oòrùn tó ràn ìjábá láwọn àwọn àfáà bá láwọn ọ̀fẹ́ kó ń tọ̀wọ́ sọ ayé yìí ẹ̀bù rẹ̀ bẹ lọ́dọ̀ wọn àwọn ológun bẹnú ti já sára ìlú wọ́n mọ ewé tí ọ̀pọ̀dọ̀ kára wọn tẹ́ bá fi kára wọn tẹ́ bá àwọn tó mọ nọ́mbà tẹ́ bá pé ánsẹ̀kì ọwọ́ àwọn tó mọ̀ ń pẹ̀ ìdábá pé ánsẹ̀kì rẹ̀ ìgbẹ̀lú nọ́mbà rẹ̀ wọ́n dá rú tí ò lè ṣiṣẹ́ mọ́ bẹ́ẹ̀ wọ́n tẹ́ dá láìfọ́ ọmọ ìdé ènìyàn rú àwọn tó ní mọ̀ ń pẹ̀ àfà mẹ́mẹ́ ológun mẹ́mẹ́ àjẹ́ mẹ́mẹ́ oṣùn mẹ́mẹ́ àwọn emèrè mẹ́mẹ́ àlìjẹ̀nú mẹ́mẹ́ àwọn bí mẹ́fà tí wọ́n kà yí àwọn ní bẹ lọ́fíìsì bàájẹ́ ọ́fíìsì dàárú tẹ́mà tó mẹ́tò wọ́n tó lè ṣe o òṣìṣẹ́ ni wọ́n fún Àsàráìlù Allahu yatawaffa al-anfusa hina mawtiha allati lam tamut fi manamiha ẹ wá rí ikú náà méjì ni ikú àkútán àti ikú àdákú sẹ́wọ̀n kí mẹ́rin méjì bá mú jàkadì èyí tàà sùn tàà jí má òun ni kú gangan láyà wọn wá fi pín sí méjì pé ọlọ́hun yatawaffal anfusa hina mawtiha ọlọ́hun ní mójútó ẹ̀mí hina mawtiha nígbà tó bá fẹ́ kú fínfín wọ̀lẹ́bì lámùsà mú ti bí ìmà náà mẹ́ha àtèyí tí ò tí yóò wá fi súnmọ̀ ìrètí lòdòkòrọ́ yóò wá dẹ́ẹ̀mí ẹni tí ò tí ìkú padà ilẹ̀ ajẹ́lẹ̀ mọ́ Inna fi zalika la ayatin li qawmin yatafakkarun. Ní gbogbo dákàálẹ̀ tẹ́ mọ̀rọ̀ ọ́sẹ́ síwájú sẹ́yìn. Ǹjẹ́ tí wọ́n wí ajẹ́pọ́lọ́run ní ṣe gbogbo ẹ̀ èmi fi dá níwákà pé sọ́lọ́run ní ń pa wá nígbàtí bàbá wa ṣe ó sàáyé ti rí lítọ́ sàláyèsí ọ̀sẹ̀ kan sígbà náà iná ni bàbá wa kílá pàmbàdà tó sàláyèsí mọ̀ wá wà lọ ni a lọ sòkú bàbá fọ́lọ́run sọ ní ń bọ̀ wá ni mo tún gbọ́ ti akẹlápá lọ́jẹ́ nǹkan bí ọ̀sẹ̀ sí Ẹgbẹ́ nísìnyí, àwọn àbá náà kí ní awá kí ní pa wọ́n, òṣèrè wọn báyìí. Àwọn àbá náà ní kú, àwọn ah, ah. adáwákà, àwọn kan ní wọ́n pa ní, wọ́n fún lóúnjẹ ní, wọ́n gbé nǹkan mi fún ní, ọ̀rẹ́ ẹ̀sùn pé Ọlọ́run pẹ́ mi lé. Nígbà tásàrá ìlú ti tọ pé Ọlọ́run bò mí láti rí, àdúrà tó ṣe ń jò ní òun nígbà ọ̀. Àwa ní pé látàrá ìlú mọ́, a máa ah, ni. wọ́n ti kẹ́ lẹ̀ fún ó pè nǹkan mi ìyàwó rẹ̀ lógó ní ìpẹ̀jẹ̀ ah. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀mí lọ́lọ́run sàpánlé fún bẹ́kú tẹ́ bá kú a máa jà lérí ẹ̀ èkúté tẹ́ jùta yìí àwọn ni wọ́n tẹpa èkúté fún ẹni fún ni rárá pàkúté kọ́ lélé ìwọ́ rójú ọgbẹ́m̀bẹ̀ ni wọ́n fún ní májèlé ni ẹni kọ́ ni rárá wọn fún májèlé wọ́n náà nígi ni a tún máa jà lérí ẹ̀ kí lọ́fà ọlọ́run fi pán ẹ̀mí lé ni bẹ́ẹ̀ ọba wáyé àáfíjàngbọ̀n àtọkọ àtìyàwó wọ́n para wọn dójú àmì pé wọ́n tó bímọ bẹ́ẹ̀mí ọba kú láyé náà àtàn fa wàhálà tọ́lá tó kú láyé tán àtàn máa jà lérí ẹ̀ ọlọ́run fi pán ẹ̀mí lé ni àtàráìlù kí n tó padà sílẹ̀ ohun àtàráìlù wá bí ọlọ́run pé gbóòlò ti ṣe tí ó fi rọrùn ọlọ́run ní kò ṣe ó bù lósì ó bù níwájú ó bù lẹ́yìn ó bù láàrin àwọn àfọ́ onímọ̀ lọ́kọ́ lè ní kọ́ ní rú ọlọ́run wá pàṣẹ sí ipé ìwọ àtàrẹ́lù ojú kan tó bá ti dúró gbogbo ọmọ ádámà tó bá tẹ yẹ̀pẹ̀ tó bú tó bá ti pè é kọmọ bọ̀ wálé ọ̀rọ̀pọ̀ ń sáré kí o sí mẹ́ ìjọkíjọ́ tẹ́ mi ọ bá ti kú tó bá ti kú ogójì gẹ́gẹ́ bí ìgbà tí ansẹ̀tì wá bá ń favorite táàmà pé ẹni ọ̀rọ̀ kan fẹ́ wọlé bẹ́ẹ̀ ni nọ́mbà ọ̀kankan ọmọ adámà wọ́n ma favorite lára àsàrá ìlú pé ọjọ́ rẹ̀ pé ó kú 41 days tí ó kù láyé àsàrá ìlú ni ó wá pé àwọn tí ń jẹ́ òṣìṣẹ́ rẹ̀ ìlágbájá ó ní àsìkò rẹ̀ súnmọ́ àwọn aláyẹ̀wò ọmọ wá rí pé ah, lágbájá ìjẹ́nà yìí àti ìyẹ̀wò yìí o àwọn afọ́ ọmọ rí láyẹ̀wò àwọn awẹjú ọmọ rí àwọn oníkiri kan mọ̀ rí àwọn àfẹ́ ní kìí ṣe 41 days ipé láti okù ọdún mọ́kànlá tọ́lọ́wọ́ ti máa fi ma àwọn tí wọ́n jẹ́ olóye ìjìnlẹ̀ nínú mímọ̀ wọ́n ni àwọn dọ́pọ̀ pàápàá tẹ́ bá gbé nǹkan tẹ́ bá gbé yẹ̀wò sí láwọn ní ẹ̀mí eléyìí ò lè lọ títí mọ́ torí pé àárò ti sọ àtàrà ìlú náà pé ẹrú báyìí báyìí báyìí àkó rẹ̀ ti tó ṣùgbọ́n àdúà àtẹ̀pẹ̀ a máa ṣiṣẹ́ láàrin wọn bá dúà bá ọlọ́run ní yẹmọ́hùláhù máa yẹ ṣáhù wọ ìsìtù èmi ọlọ́run apàmì rẹ̀ pé mo ṣe ìgbè lẹ́pẹ̀ bá pọ̀ lágbàjá àfi kọ́dá kìí àmà ìndàdúgbò orú gbogbo ẹbí ti ẹ̀kọ́ mo bá ṣépè fún yàn mẹ́mẹ́rin ọba kún tẹ́lẹ̀ nínú òdì kúkúrú ló fi jẹ́ pé àdúà àtẹ̀pè àti sàárà àti iṣẹ́ eré a máa lékún ẹ̀mí iṣẹ́ ẹbú àti máa dí ẹ̀mí kù ọ̀láìkà wa gbú yẹ̀pẹ̀ náà ọlọ́run pàtẹ̀ sí fún ló fi bẹ̀rẹ̀ ẹsẹ́ ní fi ṣiṣẹ́ àwọn kan náà ẹ̀dá ọlọ́run tí jìbìrì láti ìsẹ̀láìlú fẹ́ pa tó yí lọ́wọ́ mẹ́ o bí sọ́ọ̀tọ̀ kọ́dìrì jìláni bí gbogbo àwọn nẹ́bí ọlọ́run bí amádà tìjáni bí àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ pé ni wọ́n ti mí ọlọ́mọ́sà bí wá sínú wọn pẹ̀lú tẹ́rẹ àti ìṣẹ́lọ́run alẹ́mọ́ òtù kí èmi náà wá ta níwákà nígbà tí mo gbọ́ pé àwọn àfá àkúdáwọn èèyàn sọ̀sọ́ gúúsọ mú ní à sọ́lọ́run ní ń pa ní àbíkú ní ń pa wá ní ń pa ní òkúkú yẹ ìwà àbáwà làrùnsà tọ́ọ́fà tàbí kàdàrá ẹjẹ́ ká ò kà má bàá sí wí oó ẹ̀jẹ̀ káàrùnù kàbàmọ́bà ti sọ. Ọlọ́run ní ń pa wá ní àbíkú ní ń pa wá hmm. àbẹ́dà ní ń pa wá àbí sàbàbí. Àbáwà là ń sátọ́ ọ̀fà kòkúkú yé wá sí. Ẹ̀jẹ̀ Ẹ jẹ́ ká ronú òkà máa bá ti sọ. Tọ́lọ́un ní ń pa wá ní àbíkú ní ń pa wá, ó di mélòó, ó di méjì. Àbẹ́dà ní ń pa wá ní àbíkàdára, àbísábàbí. Àbáwà làǹsà tọ́ fà òkúkú yẹ ìrọ̀ àti ẹ jẹ́ ká ká má bà sí rí o ẹjẹ́ káàrù Èmi mọ̀ pàábò lẹ́sẹ̀ máa sọ wípé ẹnìkan lọ́pàá. Èyí tẹ́ dá ọ̀bá ti tàbá gbé fọ́lọ́un. Ọlọ́run bínú gbá èmi kọ́ ni mọ̀ pá, òun lọ jẹun kọjá ikún rẹ̀. Àbẹ́ ẹ̀kọ́ yẹ jẹun kọjá kún Kí ni wọ́n náà ti sọrú ẹ̀ ọmọ pé yẹn bá sọrú ẹ̀ wájú àwọn kábíyèsí wọ́n yà lú ẹ̀lẹ́nu ní. Ah, ọjọ́ kábíyèsí wọ́n lọ sọ kótókótó ẹgbẹ́ àwọn kábíyèsí àwọn kúkú ní àbíkẹ́ tí pé ọba kúkú yèyé àbí ikú bàbá yèyé ikú bàbá yẹ ma jẹ́ ń pè bẹ́ẹ̀ ni ẹni tó lè pàṣẹ pé ọlọ́pàá tó sì lè pàṣẹ pé ẹfí ilẹ̀ jẹ́ ọmọ bẹ̀ ní jẹ́ ikú bàbá yèyé alìmọ̀mí

torí kí àwọn alágbára ayé nínú gbòógì agbára ọlọ́run wọ́n ti wá o wọ́n ọ̀dájẹ́ o kí wọ́n bá ìbínú ọlọ́run bínú lẹ́ríun kí wọ́n bá ìyọ́nú ọlọ́run yọ́nú lẹ́ríun kí àwọn agbẹ́gbà náà fásọlá ni ẹ̀ẹ́n ọya lọ kọlu orí mo padà wálé mo wá fèsì wákà ohun wípé bá ṣe pé ti kú ni òjíṣẹ́ ni kú ọlọ́run lọ́dà tó bá ṣe pé tẹ́dá ni ẹ̀dá kan ò lè ṣe àfibọ́lọ̀n bá màṣí tó bá ṣe pé tàtọ́ ọfà òun ni sáàbà bí bọ́bá yẹ́pá tọ́fà náà ni ọlọ́nkàn fẹ́ ká fà fúnra wa kó lè jàrí Gbogbo mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ sábẹ́ tààrà ooo. Gbogbo Ọlọ́run ní ń pa wá ni. Àbíkú ní ń pa wá. Hmm. Àbẹ́dà ní ń pa wá ni. Àbísà àbábí. Àbáwà là ń sátọ́ ọ̀fà òkúrúkú ẹ̀rọ sí. Ẹjẹ́ káàrùn-ún ọ̀rọ̀ bàbá ṣe pé tẹ̀dá ni ẹ̀dá fàwọn lẹ́ṣẹ́ bá ṣe pé tàtọ́ ọ̀fà èèyàn jẹ́ta gbàbí gbogbo mẹ́tẹ̀ẹ̀ta gbábọ̀ dábẹ́ta dábẹ́ gbogbo mẹ́tẹ̀ẹ̀ta gbábọ̀ dábẹ́ta ẹ̀rọ bó ti jẹ́ nìyẹn á padà pé á padà pé wọ́n ní sùúrù abẹ́fi káfí gómìkan gbogbo ti jẹ́ nìyẹn in ti ń jẹ́wà àti ta fẹ́ múnú ẹ̀ ní pé ọlọ́run ní ṣe wá àwákà ń wa bẹ́ẹ̀ni kan bá ṣe wá lólóògùn tàbí ìṣẹ́ ọlọ́run gbàdúwà ẹkú àpọ̀lẹ̀ mímọ̀ wọ́n bá bẹ́ẹ̀ni kan bá ṣe wá lólóògùn àbá àbájẹ́ àbóso àbí

àwọn ti bàbá kan àìmọ́yẹ gbẹ̀lẹ́gbẹ̀lọ́lá kí a máa tí ọ̀rẹ́ nìran tí ẹ̀ àdúà káwà sàdúà fókù kí ni àǹfààní ẹ̀ ǹjẹ́ ká máa sàdúà fókù ká máa ti sàárà ǹjẹ́ ó lè fókù àti ò lè fókù torí ìmọ̀kúta ní sí lẹ́yìn táwọn àfá àwọn ìyá wa kan pàdé bóò ní sàárà láyẹ̀fà sàárò òwúlò fókù ẹ̀ ń kàn fún ayé ló ń lásán ni a gbé làwọn àfá ń bá kí àtẹnujẹ́ ní wọ́n dáná bí òkú ọmọ ṣẹ́kiri bí òkú ṣe owó àwọn bàbá tẹ́ ti ṣe kọjá àwọn tí wọ́n tẹ́ lọ́hun ni ẹjẹ́ ayẹ̀wò ẹlọ Suratul Ghafir mo fẹ́ close sáptà yíhun tàbájá lọ púpọ̀ ń da ìjòkó àti ìsọ̀rọ̀ àwọn sàyẹ́ntìsì tán lórí ikú àti ìsọ̀rọ̀ àwọn àfáàtà wòlí tán lórí ikú alùkùránì close pé ẹjẹ́ àgbà gbogbo ẹ̀ kásì ní bẹ̀rún kíkú tí ṣe pààyàn yí pààyàn díẹ̀ díẹ̀ a sì máa pààyàn lẹ́ẹ̀kan náà jọ mi ẹlòmí ojú rẹ̀ ní ọkọ̀kọ́ kú ẹlòmí ẹsẹ̀ rẹ̀ ní ọkọ̀kọ́ kú ẹlòmí ọwọ́ rẹ̀ ní ọkọ̀kọ́ kú ẹlòmí a máa kú látísàlẹ̀ àwọn mí a máa kú látòkè èyí ń bábù ni àwọn ẹni rẹ̀ ọ̀nà wo ni wọ́n gbà kú àwọn ẹni ibi ọ̀nà wo ni wọ́n gbà kú kí 41 days tẹ́ bá ti rí báyẹ̀ pá ah, mo ti rí lágbàjá ní ah, ẹja pẹ̀lọ́ fún láyé kankan wò ọ wà lẹ̀ oòrùn tí máa ń rùn lára èèyàn àmọ́ túnmọ̀ kú wọ́n a ní rùn lẹ̀pa lẹ́yìn àgbàlagbà náà lẹ́ máa wíwẹ̀ pé ń tí rùn lẹ̀pa tí ó ti sàárẹ̀ ayíwọ̀ oòrùn wo ni ẹ̀dàkọ̀ ọba kíyèsí lágbàjá mọ pàdé ẹ̀lẹ́ẹ̀kan oòrùn tó jáde lára rẹ̀ oòrùn òkú ló jáde lára rẹ̀ kí èyí tó jáde lára rẹ̀ náà ọlọ́run ní ìsọ̀rọ̀ ní sọ́rọ̀tò gáfẹ̀ẹ́ àti sọ́rọ̀tò ráà táàfi mọ̀ pé ìjádúwà wúlò fókúà bí ò ní wúlò الذين يعملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وفيت كل شيء رحمة وعلما واغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الهيم ربنا وأدخلهم جنة عدن التي وعدتهم أغبي أدوان نفا ومن صنع من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز العزيز العزيز àyájú wa àǹfààní lérè àtàbúrò wọn àti fámílì pé kílẹ̀ ìjọ́ ànúwó lẹ́ ń bá kí tẹ́ ń ẹni tí ń bẹnu súrọ̀tù gáfírí súrà kèló ni gbà ní àyà kẹfà àyà kẹfà oríkèló 85 85 náà àyà kèló àyà keje ẹlọ́run Quran English ẹlọ́run Yorùbá ẹ́ Quran 40 Quran 40 ẹsẹ̀ kèló àyà sí keje ọjọ́ ìsìn fún owó adẹ́pàá tó òwúlò fọ́kùn ẹni tí wọ́n ma kéwú ní tí wọ́n ma lùgbọ́ránì ní wọ́n lọ rí òkú tọ̀tọ̀ wọ́n yàjú lára kọ́ bá gídílẹ̀ tí wọ́n sì pé kèé tálẹ̀ tí wọ́n bọ́ lójú fún ọwọ́ dáadáa kọ́lọ̀ òtúmẹ̀ ọlọ́run ní ọmọ láíkà Yàmílòna láàrin jọwọ́mà náà ọlọ́rọ̀ àti ọlọ́run àti lágbègbè sọ̀rándẹ́dì ẹ̀. Yùsẹ̀ bí ọ̀nà bẹ̀hámọ́dẹ̀ rọ́ọ̀bí ni. Wọ́n máa sàfọ̀mọ́ ọlọ́run wọ́n máa kí ọlọ́run ní ojoojúmọ́. Yóò bí inú nàbí. Wọ́n ti ní ìgbàgbọ́sọ́lọ́run tí ń tọ́ bá ṣe náà ló ṣe. Ọ̀yẹ̀ sẹ́fíhùn lẹ́lẹ́bí náà mẹ́nu. Àwọn aláwíyé, àbẹ́bẹ̀ ni mo ni wọ̀nyẹ́ sẹ́gì fi rúnà fáwọn múmìnì tó lọ lọ́gbà foríjì wọn àwọn tó ti kú ọlọ́gbà akẹ wọn ọlọ́wọ́n wọ́n tí ń tọ́kùn láṣẹ ẹ̀rọ àwọn tó kírun kú mọ́tún jẹ́ wọ́n jíyà mọ́ àwọn tó gbà rẹ̀ kú sí báwọn kan ọgbà àwọn kan òkírun àwọn kan ọmọ ọlọ́lọ́run Ìkẹ́ rẹ̀ sí gbàyè, àánú rẹ̀ gbàyè wọ lọba aláforíjì bá foríjì gbogbo àwọn tó kú àdúrà rẹ̀ o. Gbàgbìmìrin lẹ́lẹ́bì ní tábù àtọ́bàwò tẹ̀bì lẹ́kẹ́. Gbogbo àwọn tẹ́fò tẹ́tọrọ àforíjì tí wọ́n sì ṣe láyé tẹ́mọ̀ fún àwọn sì ṣe tí wọ́n sì lọ ọmọ máa foríjì wọn àwọn tọ́rọ jú torí jí wọn ọlọ́mọ́ tún jẹ́ wọn wọná pẹ̀lú ìyí ọmọ ọlọ́mọ́ jẹ́ wọn wọná jẹ́ yìí mi ọlọ́mọ́ sàbà foríjì yàwà yìí ọlọ́mọ́ náà rọ̀pẹ́nà Èyí Ẹni tó bá ṣe rere nù bàbá yóò jẹ́ àlìbáríkà ọmọ. Ẹni tó bá ṣe rere nù ọmọ yóò jẹ́ àlìbáríkà bàbá rẹ̀. Tẹ́mà páwọn sọ pé ẹnìkan ò lè jàlbáríkẹ̀ nìkan. Alkùránì wá dáhùn pé wà mọ́ ń sọ láàmí ábá ìdí. Ìyàwó tó bá dáa lọ́dọ̀ ọkọ bọ́kọ bá jẹ́ òlé ọlọ́run tó jẹ́ lẹ́sìn, yọ́ jàlbáríkà ọkọ rẹ̀. Ọkọ tí òun pẹ̀lú ìyàwó ọ̀bá síra wọn bọ́ tí wọ́n ekú láyé, ọkọ náà jàlbáríkà ìyàwó ẹ̀ bí bá jẹ́ ìdílé ní jẹ́rẹ̀ ọmọ ọjà lùbáríkà bàbàbà rẹ̀ torí àwọn ẹni tó bá ti kú iṣẹ́ ẹ̀kí ẹni ẹni tó kù láyé iṣẹ́ ẹ̀kí ẹni àájà lùbáríkà ara wa ẹnàkà ń tàbí àti ìzọ̀lá hákí wọ́n lọ́lọ́gbọ̀ wọ́n tó ọ̀kankan bí rẹ́fẹ́rẹ́nsì kan nìyẹn tàbí lè mọ̀ wípé àdúrà máa bá òkú iṣẹ́ tí bàbá bá ṣe ọmọ lè jẹ́ bẹ́ẹ̀ náà ní iṣẹ́ ẹbí tí bàbá bá ṣiṣẹ́ ẹbí kalẹ̀ tọ́mọ ìyá bá ṣiṣẹ́ ẹbí kalẹ̀ ọmọ rẹ̀ ó jẹ́ ẹlọ tó rátò ráàdì kẹfì kó nílẹ̀ wọ́n

Jannà tó wá dìde àjẹ́nà nírú àwọn abẹ́ lọ, irú ìyá bẹ́ irú bàbá bẹ́ àjẹ́nà nílọ. Wọ́n mẹ́ sọ́lọ́ àmì ní àbẹ́ ẹ̀sìn. Àdúrà tẹ́ bá ti fókù kan, àwọn òkú yẹn tọ́wà, olé ọlọ́run kan máa lọ sí itẹ́. Hassan afá ẹ́, Sọmọ̀ràkẹ́ndí, a máa lọ sí tẹ́kù níjọ́ àlàmísì mọ́júmọ́ jímọ̀ bàbá kábíyèsí yóò wá dé tẹ́kù yóò ṣàdúrà fáwọn òkú yóò ṣàdúrà fáwọn òkú mọ́sálásí kan bẹ̀rẹ̀ tí tẹ́kù báyìí yóò wá sí náfílà ń bẹ̀ bàbá ni wọ́n ṣàdúrà fáwọn òkú tán lálẹ́ àlàmísì ọwá lọ mọ́sálásí tí ń bẹ ní tẹ́kù ọwá jòkó ń ṣàdúrà ibẹ̀ ní máa ń jòkó mọ́júmọ́ alóhun lọ báwọn òkú najú torí ká bá láàyè najú àbòsí mẹ́mẹ́ àwọn bá a máa rẹ̀ nígbà tá sunkún a máa sunkún gbà tá rẹ̀ rìn jàmbá kò sí lọ́dọ̀ àwọn òkú ọ̀kan rẹ̀ làwọn máa sí ọwọ́ ń sàdúrà lọ́wọ́ oòrùn bá gbé lọ bàbá tàmàrà kándí ló wá rí àwọn òkú wọn pọ̀ lọ́jà rán ọ̀kan wá jòkó ń sunkún ń lagùn ń sunkún wọ́n pẹ́bọ́ wà láàfá báyìí báyìí lé báyìí báyìí ìlú báyìí ìlú rẹ̀ náà mo ti kú ni mo ti kú láyé mo fẹ́ rán sẹ́ni ẹ̀mà gbọ́jẹ̀ máa ẹmá dáadáa pé sàárò wúlò ẹmá dáa lóhun ahun lẹ lómi ìtẹ́lẹ̀ kó tó dáfá ọ ẹ̀kọ́ sí ń dàmà àfá mi kòkò lè bọ́yàwó bẹ̀ẹ̀ta pé ó so yóò tẹ̀ sàárá tí ẹ̀ nílé oró tẹlòmí iná lọ bá sọ fún àfá pé dákùn bá lọ lé fámílì mi ó di ọdún báyìí tí wọn àti ẹ̀rẹ́ tí mi sàdúrà fúnjọ́ kan ó rí gbogbo àwọn òkú jọ ń sáré lọ wọ́n lọ gba ìtọrẹ àánú ni jọmẹjọ jọmẹjọ gbogbo ọjọ́ àlàmísì mọ́júmọ́ jímọ̀ ní òkú mọ́ dìde lọ gba tààrà bá a bá ti tààrà ń bíbà yìí ọlọ́run sọ ọ́ di atẹ́gùn yọ́ sọ ọ́ di ìké tí ọmọ lọ bá àwọn òkú amàláìpọ̀ wà kó lọ pé ìdílé ti ẹ ìjẹ́fìránṣẹ́ sí ọ ilẹ̀ mi ni wọ́n ń jà sí ilé mi ni wọ́n ń jà sí owó mi ni wọ́n ń para wọn sí àmọ́ wá sọ fún wọn tó bá délé wípé lágbàjá ni mọ́gàjí tó kù nísìn lọ́sọ fún wípé tí wọn bá ṣàdúrà fún mi wọ́n rẹ̀ bẹ̀rẹ̀ sí kú ní o wọn ní gbọ́ra wọn yé èmi mo bí wọn èmi mo wọ́n làfáà bá tají ní mọ́sálásí tó sùn ní tẹ́kù létí mọ́sá ní etí tẹ́ àdúrà ah, láwọn ọmọ láìwọ̀n láàrẹ èyí tó jí lásùbá ọkásùbá tán ọlọ jímọ̀ lókèjì ẹ̀yìn jímọ̀ ní tó padà sílé pàápàá àti padà sílé lọ máa bẹ dákun fámílì báyìí báyìí báyìí ẹni mọ̀ fẹ́ rí mọ́gàjí rẹ̀ àfáà bá dìde fún rẹ̀ ọlọ̀dọ̀ mọ́gàjí ẹ̀yìn àgbàgbà lé mọ́rán bàbá yín kan jẹ́ báyìí báyìí wọ́n ní bẹ́ẹ̀ ni

ẹ̀ẹ̀pẹ́ ayé lọ́kànbalẹ̀ ẹ̀ẹ̀ nígbọ́ra ayé ní ò lẹ́tàdúrà fún bàbá lónìí sọ fún ibi tẹ́mi máa lọ jọ́ mẹ́jọ jọ́ mẹ́jọ mọ́ lọ ilẹ̀ mo jòkó sàdúrà mo yẹn ni mo rí bàbá yìí òun nìkan ló láàrin àwọn òkú àwọn òkú yókù ń bá sàárà ni nígbà tí wọ́n rántí wọ́n lé wọn látara báyìí ni wọ́n bá pèrà wọn jọ ni wọ́n sàgídí wọ́n dáwó jọ wọ́n ṣe rẹ̀ náà bá lọ́bá dé mọ́sálásí ọ́sàdúwà fáwọn òkú tó jòkó lọ́lọ́m bá ní kí òkú ń fara hàn ní bá ń dúpẹ́ àfà mo dúpẹ́ o mo rọ́wọ́ àwọn ọmọ mi o mo rọ́wọ́ àwọn èèyàn mi o irú àwọn ọ̀rọ̀ báyìí mẹ́lẹ̀ kò ní ẹ́pọ̀ káwọn kan á jẹ kan kókò ti jíjẹ́ bẹ́ ẹ má jẹ́ á ti mímọ́ lò ẹ má jẹ́ á fi kìí tabọ̀ kámọ́ ti gbogbo àwọn bàbá ń jọ tí nàìjíríà ti di mùsùlùmí ìsìlámù tó wọ nàìjíríà ṣé gbogbo wọn ni ọmọ ọlọ́run ẹ̀yìn mọ́ ọlọ́run wọn lọ ẹ wà wà ìjẹ́nà sí wọn gbogbo àwọn ẹni ọlọ́run lálálálá ni ṣé àkójẹ lọ́wọ́ bá adébí ká ṣerú irú eléyìí ṣé bá ti jòkó yìí tẹ́lòmínà ní ronú kò kú ẹ̀ ẹjẹ́ ń dáwákà kájòkó gbogbo fógámù tó kù kẹ máa ṣe irúgbìn ni wá ẹni tó gbìn wá ní bàbá wa ilẹ̀ tó hù ní àwa ẹ̀já mẹ́tọ́ wọn ilẹ̀ tó hù ní àwa ẹ̀já Àgbẹ̀dẹ tọrọ wá làfáwà ìyá mẹ́tọ́ wọn ohun. Àgbẹ̀dẹ tọrọ wá làfáwà ìyá mẹ́tọ́ wọn. Irúgbìn wa, ilẹ̀ tó gbìn sí nìyá, níyà ọ̀bá dáa kò ní hurúgbìn dáadáa. Má pẹ̀ ọ̀bá mọ irúgbìn gbìn, irúgbìn náà ní bọ́ sí apọ̀ owé ní ó àgbẹ̀dẹ tọ́rọ wá láàfáà wa àgbẹ̀dẹ tọ́rọ wá lọ̀gá wa ẹni tí ọ̀bá láàfáà sá lọ́gá àtàfáà àtòbí méjèèjì ẹmbà ń bẹ láyé

àwọn tó ti kú wọn kò kúkú yẹ wà sí ìjẹmọ́ ilé ìkẹ́ ni wọ́n wà sáńgbádùn ní lọ́dọ̀ ọlọ́run tàbí ilé iná ni wọ́n ń jìyà táwọn gbẹ̀san wa abálàfò iná pẹ̀lú àríyàn nànà ń gbé ìyà pẹ̀lú ìkẹ́ ni wọ́n fi ń gbẹ̀san ìwà wọn ọba tó kò kú Bẹ́ẹ̀ bá pàwà àfáà ló sàárà ta bá gbà àwákẹ́ fún, àwákẹ́ fún, bọ́ẹ̀ pàwà làbágbà ẹfi sí mọ́tọ́lá sí ni o, táa fi jẹun táa sí bá òkú yí tó ti kọ̀kú yí láà, ọ̀rọ̀ táà jẹ́kọ́ làwọ́ ẹjọ́júmọ́ ni wọ́n máa bí mọjọ́júmọ́ láwọn kọ́lé ìkẹ́kẹ́lẹ̀ àfọ́ọ̀jẹ́ àmọ́ mẹ́rin bá tí ń fi kalẹ̀ ẹmọ́ ọ̀rán tí ẹni tẹ́ fi ránṣẹ́ sí ní sí àmọ̀lẹ́kọ́ lọ́mọ báyìí èyí tàà sí yóò tó báyìí ipò mẹ́ta ní bẹ̀lẹ́yìn ikú àlìjẹ́nà ilé ìkẹ́ iná ilé ìyà àárín àlìjẹ́nà síná ìbẹ̀rẹ̀ làráfò ẹni bá jẹ́ díẹ̀ ìsìláàmù díẹ̀ tó bá ti kúrò láyé yọ́ àásà àárín àlìjẹ́nà síná ni tó bá jíyà díẹ̀ yọ gbádùn díẹ̀ tó ibé tí ń dàpọ̀ láyé náà òun náà ní kádàpọ̀ òtè kankan ibi sì sí rí ojú rẹ̀ rí ní lọ́rùn amẹ́ni bá dúró sójú kan tí ń ṣe lọ́run tí ń bẹ lọ́run àdìjẹ́nà ní lọ ẹni bá sì dúró sójú kan tí ń balẹ̀ ayé jẹ́ tí ń bá nǹkan jẹ́ iná ní lọ kí ráìdù wa gba microphone àwọ́kín tó gbé kalẹ̀ ẹ̀ǹtẹ̀ nínú zanna ọ̀kan tó wà láọ̀kan owó àdúrà ẹ̀yìn ní pátápátá ní ẹ̀rẹ́ gbọ́mẹ̀ àwọn àfá ẹ̀tọ́ àwọn àfẹ́ ẹ̀tọ́ àwọn àfáà kí wọ́n wá sí ẹ̀tọ́ wọn ẹni tí ọba sí rá ìdílọ mcdá ọgbọ̀n ní wọ́n sàdúrà lẹ́ẹ̀kan àfáà mi ṣe fìdáwò ẹni kankan òdìdí àwọn kábíyèsí àwọn mẹ́rin péré àmọ́ tí àwọn àfáà tẹ́fẹ́ ṣe tẹ́fẹ́ tọ́ àfáà nù ni alẹ́kọ́ ẹ̀sì fẹ́ dàn àwọn ẹni ọlọ́run nínú ẹwà pè wọ́n bẹ́ẹ̀ bá ti pè wọ́n kí wọ́n fi owó àdúrà lẹ̀ kìí ṣe pé báyà ń sá pé ọlọ́run mọ́ kí kálukú ọ̀jẹ̀ àti ń tí ọ̀jẹ̀ أتابيك حتى لسنة نلوى محمد صلى الله عليه وسلم النبي ارحموا أمواتكم بالدعاء والصدقة فإن أنزلناه لفظه بسم الله الرحمن الرحيم إن أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة فيها بإذن ربهم من كل أمر سلام بسم الله الرحمن الرحيم كل الله الله الصمد láàmì yẹ́lì tí wọ́n láàmì yóò rẹ̀ wọ́n láàmì yẹ́kùn láàkùn fún ààrẹ látorí ìmáàmù wa tó ní mọ́sálásí ìmáàmù wa kílọ́kọ̀ mọ́rùn Ahmed àti gbogbo àwọn àfáà wa láwúyé àti bàbá wa láti Festac gbogbo àwọn afẹ́ ìlọ́pàá bá ń ṣe fásí àfún ọgọ́lọ́ bí àbùkátà wọn Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmid din. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alayhim, ghayril maghdubi 'alayhim wa lad-dallin. Amin.